نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار àwọn àdúgbò fún ọlọ́ọ̀bá ta'ala tó ṣe rọrùn láti pé kí a tún péjọpọ̀ ní ìrọ̀lẹ́ láti ṣera aláǹfàní níbi ọ̀rọ̀ àwọn olùmá àti wámà nípa ẹ̀sìn wa kí a má ma sin ọlọ́ọ̀bá lórí àìmọ̀kan àti kí èyàn máa lékún láti pèlé ẹ̀san fún ibi tó jẹ́ ibi tá padà lọ padà sí gangan tó ti pé ayé yìí onírìn àjò ni wá ṣùgbọ́n ta bá ṣe ń bí òun ni ó determine ibi tẹ́yàn ó gbé nígbàtí a bá débi tí ó jẹ́ àkíkọ́ ibi tẹ́yàn ó ma bẹ gangan in tí a fi gbúrò nígbìyànjú sáwọn ṣẹ́ dáadáa ni ẹ kí a má tẹ́mbẹ́lẹ́sẹ́ kankan kí a sì má wò pé ah eh, iṣẹ́ kan sí àwọn para àbí a má wò pé ah àwọn kan ni wọ́n fásitì kò yí wáyé so èyàn àwọn àwọn mọ ilé síbi tí ó wó ní ẹ̀ so èyàn mọ ilé síbi tí ó ní wó ní ẹ̀ tí ẹ̀ so bùkátà kí yàn ní ikhlas kí yàn jìnà sí gbogbo nǹkan tí ó bá sẹ́yàn jẹ́ lára àwọn nǹkan tó lè bá sẹ́wà jẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni ìṣẹ́bọ sọ́lọ́mọba àti àbí ìṣẹ́kẹfẹ̀rí sọ́lọ́mọba so kọ́lọ̀mọba kó gbé wa jìnà sí so òun náà la fi wọ́n wo àlàyé afáwà gbà so a sheikh Salih uh, ibn Fawzan al-Fawzan durusun fi sharhi nawaqid al-islam so àwọn a uh, tírà tarbiyya ta fi min rẹ̀yìn pé makọjá láwọ níbi ìpèyàn kèfèrí má sì tún sàṣe ètò wa alaikum assalam sọ́lá débi pé tó má sàṣe ètò débi pé ẹni tó jẹ́ kèfèrí ò ní pé ń so gbogbo àwọn tíra báyìí àwọn tíra tó dá tí ẹmọ ń ká alákàtúkà ní kódà kìí sẹ̀kàn so ẹ̀rí Sheikh Fawzan na wákìlù Islam jẹba lọ́wọ́ orí wẹ́bsáìtì wọn ẹfẹ́ lè rí tó so ẹfẹ́ rí so ní ọ̀nà wákìlù Islam gangan fúnra rẹ̀ so yàtọ̀ sí tíra ilé tíra Islam ní tún wà tó jẹ́ sharhu so wọ́n yẹ ṣe durusun sharhu Islam náà so kí ló kọ́ rẹ̀ àwọn tíra tí yíò mọ̀ kà lákàtúkà ní kéèsé pé àti ah, ha àti kọjẹ́ lè rẹ̀ dákùn ẹjá lọ sáwọn tíra àwọn tíra kílùkọ rẹ̀ àwọn tíra àwọn takhasisun so so wọ́n ni walahum nususun qassaru fi fahmiha wọ́n mọ́ ọ̀rọ̀ Ibn Qayyim wá pé walahum nususun ní pé ṣe ara wọn khawarij yóò so àwọn onífẹ̀ẹ́nú so wọ́n ní àwọn onífẹ̀ẹ́nú lahum nususun wọ́n ní àwọn ẹ̀rí qassaru fi fahmiha wọ́n sàṣe ètò níbi ìgbọ́ àgbọ́yé àwọn ẹ̀rí yẹn fa útù ibi tí wọ́n ti wọlé tọ̀ wọ́n ibi tí ṣe tí wọ́n ti wọlé níbi ìsàṣe ètò níbi àgbọ́yé ni gbogbo tí wọ́n bá gbọ́yé kí a má gbọ́yé ní ìdájì kí a má dé ibi tí ó ti pé àà ah, ó dógóngó so ìmá bọ̀ àdánwò ló ma ń bí fún yẹn mo gbọ́ sálù náà wákìlì islam ẹ dábọ̀ mo gbọ́ dábọ̀ ó dà pé kúfù lè yí tẹ́ǹṣe yíò ọdún yìí gbọ́ tẹ́nẹ́ so ìmá bọ̀ yí tí ma ń bí nìyẹn àwọn ògbọ́ tán ṣùgbọ́n ẹnu tóhun ti gbọ́n náà ti tó láti pé kóun sọ pé àyẹn yìí so yẹn máa ń wá màdé ojú àmì ni so àìjẹ́bẹ̀ ibi tí ó ti wá padà wá báyàn náà ni pé at-taqsiru fil urfani so ṣe tọ́nù wa mú yẹn bẹ̀ kódà al-Imam Ibn al-Jawzi wọ́n sọ nínú Talbis Iblis wọ́n sàlàyé oríṣiríṣi àwọn èèyàn tó ṣe pé in tó kó bá wọn àìwámọ̀yànjú ni ìwá ìmọ̀ àbọ̀ nínú àwọn nǹkan tó jẹ́ àdánwò fẹ́lòmí tó ti kó fi sínà kódà nínú ẹlòmí nínú ìmọ̀ katira kódà ní sáwọn afáfí ma ń sọ pé kódà kíyàn wá ìmọ̀ lọ́gọ̀ ó pàtàkì ní so apere pé Friday so pé kò kí n dánrí so kò kí n dánrí Friday pé rí hadithi kan wà ní pé anil halqi lóǹkà so ní pé fi yawmil jum'a in tó sì wọ́n bẹ hadithi ni alhilaq oye hilaq ló wọ́n bẹ hadithi pé ìjòkó kí a tó ma wá ṣe jòkó before jum'a oye so ní pé nípa nabi sallallahu alaihi wasallam ó kọ so bó tẹ́ sí pé mọ̀kọ́lù wà lórí hadithi yẹn ọ̀rọ̀ wà lórí hadithi yẹn ẹ wá wò ìgbà tó ń ó ká tó ń ó gbọ́ yí pé kí wọ́n mọ̀ gẹrun lójọ jimani so oríṣìíríṣìí bó sí máa ń ṣẹlẹ̀ nìyẹn so bó sí máa ń ẹwọ ẹwọ ẹlòmínà náà àwọn tó ń kàfàrà àwọn èèyàn yìí pé ó yá ká ẹwà kan tí oníkẹ́ ẹ̀kà ẹwà rí pé gbogbo tó ní ìkà yìí kò sẹ́rí pé mùsùlùmí kèfèrí ń but gbogbo tó ń gbóyé látòjọ́ ni o ni so ah, èèyàn ní bùkátà sí so ìmọ̀ tí yóò gbé àìmọ̀kan kò fún yàn ìmọ̀ tí ó tún wá gbé ìfẹ́ inú kò fún yàn so gẹ́gẹ́ bí Sheikh Fawzan ṣe sọ méjèèjì fún wa ń bí aláwọ̀kọ́ aljahl so ẹlẹ́kejì ní kíni alqawlu ala Allahi bighayri ilmin látara ìfẹ́ inú so wọ́n ni indahum so ṣe bita dínà ni yàbí wọ́n ni àwọn ẹ̀rí o yaqra'una al-Qur'an kódà annabi sallallahu alaihi wasallam náà ó ti sọ fún wa ọ̀nàbí ni ẹ tẹ́m̀bẹ̀lẹ̀ ń tẹ́ǹkà sí táwọn kọwàríjì ń ga ẹ tẹ́m̀bẹ̀lẹ̀ ń tẹ́ǹkà sí nǹkan táwọn kọwàríjì nǹkan tán síkíní nǹkan tán ká kódà ẹwà àwọn bídá náà nínú àwọn sẹ́mi nínú àwọn nǹkan mi so nípa ìṣègbìyànjú sọ̀rọ̀ pé ẹ ok bóyá káwọn so èyàn ó rí àwọn ẹlòmí pé à ah, pé wọ́n tún kọ́lé kéwú kan wọ́n tún kọ́lé kéwú míì wọ́n tún kọ́ míì wọ́n tún kọ́ kan ah, àwọn ilé wá mọ́ ẹni tí ó dákà mọ́ náà wọ́n pé àwọn ilé wá mọ́ so láì mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé èyàn ó tẹ́ńbẹ́lẹ̀ àwọn sàábà ó tẹ́ńbẹ́lẹ̀ kíkà Kùránì tí wọ́n so wọ́n ni yaqra'una al-Qur'ana al-layla wan-nahar wọ́n ni mọ́ ń ka Kùránì lọ́sàn àti lóru wa yusalluna al-layl wọ́n ma ń kírun lóru kullahu ní òru ní gbogbo òru wa yasumuna ad-dahr gbogbo wà náà ma fi ń gbáwẹ̀ wọ́n ni walakin ma indahum min al-fiqh ṣùgbọ́n kò sàgbọ́yí fún wọn wọ́n ni wọ́n ni walidhalika waqa'u fi ma waqa'u fi in ta fi kó sí nǹkan ta kó sí ni ẹ wọ́n ni falfiqhu amruhu azim wọ́n ni àgbọ́yé nǹkan tí alamari rẹ̀ tóbi ni àgbọ́yé o wọ́n ni walfiqhu huwa fahmun nusus wọ́n ni tán gbé ní àgbọ́yé pé kí yẹn gbọ́ àwọn ẹ̀rí labudda an ta'rif wọ́n ni yẹn gúrọ̀ murakibati dawa awwalan ni pé èyàn gúrọ̀ àwọn ìpele ìwòsàn àwọn ìpele ìwòsàn yẹn gbọ́dọ̀ mọ̀ thumma ta'rif al-illa allati fi al-marid èyàn gbọ́dọ̀ mọ̀ ìwòsàn náà lẹ́yìn náà yóò mọ̀ àárẹ̀ tí ń bẹ lára kíni lára ẹni tó rẹ̀ so wọ́n ni wa tu'tihi min ad-dawa ìwòsàn tí yàn ti wá mọ̀ yẹn lè yóò sẹ̀wá fún so ní tẹ́fì ráwọn sálà fún yẹn pé tó bá ṣe pé nìkan wá tán rí pé ah kùrújù ti ó ti wọlé ilẹ́jẹ́ oye wọ́n ma sẹ́rọ pẹ̀lú pé kíni àwọn hadithi pé a ah, pé eh, Ọlọ́run bá ní pé kíni Ọlọ́run bá ní tí ẹ̀bá tí ọba ṣẹbọ yóò wà aljanna gbogbo orú àwọn kaba gbogbo àwọn kaba ẹni tó bá ti rí pé a ah, rọjá tí ó ti mọ ilé ìrù o so ó tún ma ṣe kíni ó tún ma dẹ́rù bá a ah, báyìí báyìí báyìí báyìí báyìí báyìí so báwọn sálàfù ṣe rí nìyẹn so pàápàá jùlọ tó bá bí wọn nípa àwọn kan bẹ́ẹ̀ wọ́n ní so wọ́n ni wà idha lam yuwafiq ad-da'u ad-dawa wọ́n ni ti bá àìsàn so ẹni tí ń fọ́ tí ẹ̀lọ ń fún lógún núnúnú oye so abẹni tí núnú tí ẹ̀lọ ń fún lógún ẹsẹ̀ so wọ́n ni dọ́rọ̀ yóò kópa lára bá ọ yóò kópa lára wọ́n ni fal-alimu bi manzilati at-tabib olùmọ̀ ipò àwọn dókítọ̀ náà bẹ́ẹ̀ òdodo sí lélẹ̀ wọ́n ni máa almarudọ̀ pẹ̀lú àwọn aláàrẹ kódà ìjẹ́ dókítọ̀ tí wọ́n ga ju ìjẹ́ dókítọ̀ tẹ̀mí gan lọ torí kò sáǹfàní fẹ́mi tí ò bá ti sí ìsẹ̀mí àrùwò àti ẹ̀mí gangan tí ò bá ti sí pé ẹ̀mí gangan òun gangan sẹ̀mí tó mélòó mélòó èèyàn tó ń sẹ̀mí ti ọkàn tó ń sẹ̀mí ti pé ọkàn rẹ̀ ń bíìtì but ọkàn yẹn ti kú gangan fúnra rẹ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé ikú rẹ̀ gún òpé ìjó ìsẹ̀mí rẹ̀ lọ́nà so in táwọn olùmọ̀ tó ṣe pé fíbò táwọn fáwọn èèyàn ó ṣe pàtàkì gan ju fíbò àwọn kíni àwọn dókítà lọ torí wọ́n ní فالعالم بمنزلة الطبيب مع المرضى لا بد من أمرين أن يعرف الدواء ولو بد ìwòsàn wà mawaqi'i dawa àtàwọn àyè ìwòsàn ó gbọ́dọ̀ mọ̀ ìwòsàn àti àwọn àyè ìwòsàn alẹ́rùnkọ́ yìí náà máa emphasize lórí àwọn kẹba ìdàdà pé aláwọ̀kọ́ òun ni pé kíyàn mọ̀ ìwòsàn tó bá mu ẹlẹ́ẹ̀kejì ni pé kíyàn mọ̀ ìgbà tó bá mu kọ́lá wọ́n dákọ̀ rẹ̀ nínú àdáwọ̀dáwà kíyàn mọ̀ àsìkò tó bá mu kíyàn wá mọ̀ ẹ̀kílẹ̀kọ̀ rẹ̀ kíyàn mọ̀ wo kílùkọ́ rẹ̀ bí ara yẹn ṣe lè gbá kí ní ẹ̀sí wọ́n wá fi àpẹẹrẹ rẹ̀ wọ́n fi wé bí síláà ní bí ìdáni so ó dà gẹ́gẹ́ bí tí ẹ bá fún ẹni tí ó lágbára nídà so kódà ẹni tó rí nǹkan jẹ dáadáa tó bá rọra ha mú so àbí kí ẹ lọ fún yẹn nídà tí ò mú kí ẹ lọ fún wọ́n ni wa yu'ti kulla marid in tí aláàrẹ kọ̀ọ̀kan bá ní bùkátà sí ma yunasibuhu lè yóò fún in tó tọ́ sí mina dawa nínú wòsàn wa hadha tamthilun sahih wọ́n ní sẹ́yẹ̀ rí àpẹẹrẹ tó dalilé idha ta'ammaltahu tó bá ronú sí dáadáa walakin hadha ṣùgbọ́n o èyí ta sọ yóò yahtaju ila fiqhin ó bùkátà sàgbọ́yé wa basira àti ìwòye sí àni ikhwanuna al'an àmà yáwa nísìn yarawna annahum um afhamu min al'ulama wọ́n rò pàwọn gbọ́n kẹrẹ jẹ́ àwọn olùmọ́lọ ẹ̀rí bá wọn kọwàdí sí ma ń tẹ́m̀bẹ̀lẹ̀ àwọn olùmọ̀ Saudi àwọn olùmọ̀wó àwọn ulama salatin ẹwà wẹni tó ń sọ pé ulama salatin yìí ẹlòmí ti nírun ó ti nírun fúnfún o wọ́n sì pè ní mufti tó bá ka Kùránì báyìí kakúka ní ó maka wàyí sí so wà yí sí pé ah, ọmọ ògbà ah, ìwọ yìí náà ló ń sọ pé àwọn tí wọ́n gbà láàgbà fà nínú ìjọ wọn torí wọ́n ma gbogbo ṣẹ́ rí àdánwò tí àwọn kọ́kọ́ máa tètè máa pé ẹni yìí ní agenda ní pé tí ẹ̀ bá ti ń dá ẹgbẹ́lẹ̀ àbí èèyàn rìnà bí ẹgbẹ́ èèyàn dá ẹgbẹ́lẹ̀ pé èèyàn dá ẹgbẹ́lẹ̀ àbí èèyàn rìnà bí ẹgbẹ́ pé òkò ní fẹ́ dágbẹ́lẹ̀ bò yóò máa rìn bẹ̀ ẹ̀mú uniform ẹmú uniform tẹ́mọ̀ wọ̀ wá kìí ṣe uniform tẹ́bá ní kẹ́yàn wọ uniform wà lè kí mọ́ ní ẹgbẹ́ tó <laughs> wà lẹ́gbẹ́ ní pé ara o so but gbogbo àwọn nǹkan báhùn tí yóò fi máa dámọ̀ pé àà ah, kí ní igan wọn ò pé lẹ́gbẹ̀bọ̀ ó ti dẹgbẹ́ náà so báwọn yẹn sí máa ń ṣe nìyẹn so ẹni tẹ́ bá ti rí fó lájẹ́ndà kò sí yóò mọ̀ fẹ́ fọ́ọ̀mù kí ní ẹ̀bí ẹgbẹ́ yóò mọ̀ fọ́ọ̀mù arándara rẹ̀ so that gbogbo ẹ̀ náà àrádàrà rẹ̀ náà ni wọ́n mọ̀ fítì sí wọ́n mọ̀ fítì sí wọ́n mọ̀ fítì sí so ilé ìjẹun sì jẹ wọ́n ni wọ́n ni ilé ìníyàn tí Sheikh Rabi fi kórìíra gan Sheikh Rabi kórìíra rẹ̀ gan nípa èyàn lóun fẹ́ sí dáwà ó wá dá organization kalẹ̀ Sheikh Rabi ní ẹlò àwọn masajidi na kílẹ̀ lọ àwọn masalasi Sheikh Rabi kórìíra rẹ̀ gan ipé olófẹ́ sí nǹkan wá fẹ́ dá ìgbẹ́lẹ̀ látara tẹ́jìríbà látara experience yẹn pé èyí tí ma ń padà gbẹ̀yìn ẹgbẹ́ kìí sí nǹkan tó dáa so ẹlò mọ́sálásí náà so ẹlò ọkọ̀ mọ́sálásí ẹlò kílòkọ rẹ̀ ẹlò àwọn ààyè onídìkẹ́ tẹ́gbẹ́lẹ̀ ẹsẹ àwọn dáhàwà mọ́sálásí àwọn èèyàn gbà so wọ́n ni àṣọ ah, ẹ̀rí àwọn ẹni báyìí wọ́n mọ̀ tẹ́m̀bẹ̀rẹ̀ àwọn olùmọ̀gán kí ni so rọ̀bí rọ̀bíù so ìtàn Sheikh rọ̀bí na ń gbáyọ́ àwọn ẹgbẹ́ Fauzan ẹ̀mọ́ ogun tẹ́tẹ̀ ń ṣe ìdájí ń pè wọ́n bẹ̀rẹ̀ pé kẹba fi wò pé sàwáwù náà làwọn náà bọ́t fàlẹ́sà sàfíhàn ẹ fàlẹ́sà sàwáhàn ẹ́ alimun wa jahulu kìí ṣe kankan ẹni tó ní màtàrà ìmọ̀kan so wọ́n ni ikhwanuna al'an wọ́n láwọn ọmọ wọ́n sí ẹran wọn dọ́mìnà ìmá fi gbága pẹ̀lú àwọn olùmọ̀ ó ní agbára gẹ́ ìmá fi gbága pẹ̀lú wọn ó ní agbára gẹ́ intensi fi ti fi máa mọ̀ ní pé tí ẹ rí gbogbo àwọn kíní ìpele ìpele ló máa ń bẹ̀rẹ̀ aláwọ̀kọ́ ni pé kíyàn tíra rẹ̀ síwájú kó máa sàǹfàní lọ́dọ̀ àwọn olùmọ̀ kó máa mọ̀ dákọ wọn ní pé à ẹ̀ṣẹ̀wárí lára wọn fàwáìdì tí tún yọ fún yín bẹ̀ òun ni pé bá ẹwà ipé wọ́n kọ́ ló yọ fàwáìdì náà ó mú lọ́dọ̀ ṣe ah, ni pé ah, ó ṣe àwọn ìsìnbà táwọn bá jòkó síwájú wọn ah kódà lọ́wọ́ àwọn ṣe gan ó tẹ́ṣẹ́ra ni wallahi wallahi ẹnìkan ti sọ́rún gaba yìí ẹnìkan ti ẹni tó sọ fún wa ẹni ẹ̀nà ògbánù mẹ́lò ní lẹ́ni tó sọ pé wọ́n mú tíra sheikh Fawzan ọba bá ẹni ẹni àwọn tó ma ń gbà ní sheikh láwùjọ gbà mú tíra sheikh kí náà ó fi É, eh, <laughs> mùsùlùmí so kí ló wọ́n fi tíra fàzán sí so kí ló wọ́n fi àwọn tíra fàzán sí so ẹwọ̀n kẹbáyìn so ìtẹ́mbẹ́lẹ̀ àwọn olùmọ̀ láti pé káwọn náà bá fi gá so àbí lọ́dọ̀ àwọn ọ̀dọ́ mi náà wọ́n ni wà lè háàzà wákọ̀ àwòfí ma wákọ̀ àwòfí wọ́n ni ìdí nìtàn fi kó sáwọn gàdá kó sí wàlá haúlá wàlá quwwata illa billah wọ́n ní kò sí ọgbọ́n kò sábára àyàfi lọ́dọ̀ ọ̀rọ̀ ọba nìkan ṣoṣo wọ́n ní hadhihi tariqatul khawarij eléyìí ojú ọ̀nà àwọn khawarij ni o ojú ọ̀nà àwọn terrorist ni wọ́n ní fal khawarij kaffaru sahaba àwọn khawarij ò sẹ́dé àwọn terrorist tó ń gbẹ̀mí àwọn musulmi wọn ò sẹ́dé wọ́n ní kaffaru sahaba kó

pípẹ́ àwọn ohun um, àwọn ọmọ àwúyà àwọn kílòkọ wọn ó clear wọn ní ó wà ní kó wọn lẹ́rú clear wọn àbíkọ kó wọn lẹ́rú tí a ń pè ní tẹ́lómí náà wọ́n ní pé à ah, àti ṣe gbàgbọ́n ti pè ní kìnnú ẹ clear bàbá náà <laughs> oye kò sí tó kù mọ́ ẹ clear wọn náà ni oye so ìdáhùn kọ̀wárí jì náà fẹ́nu pé clear wọn but gbogbo nǹkan ló gba kíni ló gba ọgbọ́n ló gba kíni ló gba òye oye so kìí ṣe gbogbo ṣẹ́kọ̀rọ̀ bí sọ pé kìí ṣe pé gbogbo jùrù à gbogbo ìnífìrífìrí pé à èmi ti rí láti 2003 lèmi ti pé kéfèé rí kìí ṣe gbogbo ìnífìrífìrí pé à wọ́n ní kìí ṣe gbogbo ẹ̀lọ́gbọ̀n kìí ṣe gbogbo ẹni pé àwọn ní ohun ìgbóyà kìí ṣe gbogbo fàṣẹ́yìn ẹwà àwọn sọ̀hábà kúrò ẹwọ̀n ká tí àwọn sẹ́kọ̀rọ̀bí sọ pa àwọn sọ̀hábà wọ́n ní nígbàtí táwọn kọ̀wàrí tí wọ́n dápọ̀ mọ́ sọ́fù Àlì radiyallahu anhu wọ́n láwọn sọ̀hábà ò túnmọ́ sọ pé ó yá ẹ̀tún wọ́n wọn jáde wọn ò fẹ́ nkẹ́ tí ó dáwà ara rẹ̀ lẹ́sàrà pé wọ́n ah, ò pé Àlì Àlì tó so bó ní èyàn tí wọ́n wò pé àwọn gbọ́n jù wọn lọ pé kí ló dé ẹ clear wọn ni o so clear yẹn ni àwọn Haddadiyya fẹ́ clear Imam Nawawi àti Ibn Hajar wọ́n fẹ́ clear wọn pé à gbogbo àwọn yòókù wọ́n ẹ̀rí wọn clear náà yóò sì wá sí pé Nawawi àti Ibn Hajar nìkan ni ẹ clear wọn sọ bọ́ta wọn olùmọ̀ ògbà fún wọn

àbíyàn ah, sí gbọdọ̀ mọ́ sí wọ́n ni wọ́n ni wa annahum la yafhamun wọ́n tún rí báwọn sàhábò gbọ́yé wa annahum la yugharuna lillahi ta'ala ohun ní tara fọ́lọ́ ọba àwọn sàhábò ní tara àìsàn tó lè pààyàn ní àìmọ̀kan àìsàní wà shifa'uhu wọ́n ni ìwòsàn rẹ̀ wá ní amrani fi tarkibi muttafiqani alamari méjì ni ìwòsàn rẹ̀ fi tarkibi níbi ìgbérawọn gúnrawọn muttafiqani wọ́n jọ ṣe dédé wọ́n ni nassun min al-qur'ani wọ́n ni ẹ̀rí nínú qur'ani aw min sunnatin wọ́n ni àbí nínú sunnah wọ́sọ̀ bí ibù dáka ṣẹwárí ẹwọ báwọn olùmọ́sí ma ń sàlàyé nǹkan tí ó fi ya. yàn Qur'an àti súnnà ni wòsàn àbí ṣe amoxicillin àti àbí penicillin ni àbí tí ẹ bá lọ wò pé ogun ah, <laughs> gbogbo Ah, kò nídìí pé ewó à ewó nù ààrẹ ní fi ọ́ oye ah, nígbà àánú o záàsọ́ ìlọ́bọ̀ ka ogun wáǹkì tí ẹ̀kàn lè lọ mọ́sánásì kó ní ìtọ̀ ẹbà náwọ́ kíní ilé ìrìnà ẹgbẹ́ ó bẹ́ lọ so yóò padà lọ sọ́dọ̀ àwọn kíní sọ́dọ̀ dókítà àfi sọ́dọ̀ fámásì pé ah, ẹ dákun èwo ni èwo ló bá ara ẹ̀ mu so bákẹ́lẹ̀ èyàn kan lè lọ́nù Kùránì pé tọ̀ òun wá ìwòsàn fún ẹni tí ò fẹ́ yọ zaka oye èyàn wá wó sàfẹ́ tí ò fẹ́ yọ zaka èyàn wá lọ sí kíni èyàn wá lọ ó bọ́lọ mú nǹkan tí ó yẹ kó mú tó bá ní ǹhún sọ́rọ̀ kọ̀kọ́ sọ bẹ̀ wọn tí sọ́rọ̀ kọ̀kọ́ ní sọ kò tán wọ́n ni wọ́tọ̀ bí ibù zaka wọ́n ni dókítà orú nǹkan báyẹn al-alim ar-rabbani ẹwọ́n tán fi ròyìn olùmọ̀ olùmọ̀ tí ó máa rí àwọn èèyàn èyàn máa ń rí àwọn èèyàn máa ń ké kọ́bọ̀rọ̀ súyàn tó bá pé náà wá ìsìnkà tẹ́ ma tún rí pé ókè àwọn ọlọ́mọ̀ tún ní káwọn èèyàn tún gbọ́n kẹyí èèyàn gbọ́dọ̀ tún gbọ́dọ̀ kọ́ wọn náà wájú Islam èèyàn tún ní kúnú èèyàn tún kọ́ wọn náà báwọn olùmọ́ sí máa ń ṣe nìyẹn so èèyàn máa ń fáwọn èèyàn ní nǹkan ní bùkátà sí ni ẹwà pẹ́rẹ ẹwà àwọn obìnrin tó sì pé àwọn èèyàn tí wọ́n ń bá sọ̀rọ̀ ń bẹ̀ kí sáwọn èèyàn tó gbé bóyá wọ́n ti wọ́n jiná nù mọ̀ká lọ sí àbí wọ́n gbọ́lágbáwá kan ẹni pé gbogbo àwọn yóò fẹ́ mọ́ para yóò fẹ́ mọ́ para yóò fẹ́ mọ́ para látara pé nǹkan tán ní bùkátà sí nìyẹn so but ẹ̀rì pé gbogbo tẹ́rbíyà yìí kò sí lára àwọn ẹlòmí tẹ́rbíyà bíyàn ṣe máa ń rí àwọn èèyàn gan kò sí lọ́dọ̀ àwọn ẹlòmí nukubatul fikar ẹlòmí ń kọ́ àwọn èèyàn kan kó bá fi tẹ́ra rẹ̀ nú ni pé ah ó máa rú àwọn tíra dì tí chef ti parí ní ó láwọn sẹ parí wọ́n tó sẹ parí kílọ̀kọ́ rẹ̀ wọ́n sẹ parí alfiya iraqi so taudé eh, wọ́n tó ṣe taudé kìíní ọ̀rẹ́ ẹ̀họ̀ èyí mélòó ló ní di taudé yìí ọ̀rẹ́ al'umma ń sọnù àwọn èèyàn tàbà jẹ́ ká so àwọn èèyàn dákẹ́ so àwọn olùmọ̀ àwọn ọmọ ń rí àwọn èèyàn ni wọ́n máa ń rí àwọn èèyàn ẹwú bá nẹ́bí bó sí ń rí àwọn sọ̀hábà èèyàn máa ń rí àwọn èèyàn ni tí a bá gbé dáwà yìí máa rí àwọn èèyàn kalẹ̀ wallahi ó pù wà fẹ́ni tó ṣe pé ìgbà tí èèyàn mọ̀ kò bóyá kọ̀ǹdẹ́ pátápátá tẹ́síyà àti tẹ́rbíyà tó yí pé dáwà tí yẹn gbé kalẹ̀ ní o wàláhì ó búwà fún rẹ̀ níbẹ̀ bọ̀ tó bá yí pé dáwà pé tọ́ afẹ́kàwìn yẹn mọ̀ wá lólùmọ̀ àṣìfẹ́kàwìn yẹn mọ̀ pé àdísì bẹ́lẹ̀ o má bá fà pò so ó fìdí rẹ̀ mi tó bá ló fẹ́ bá fà pò kìíní so tó bá yí pé dáwà tí yẹn fẹ́ gbé kalẹ̀ ní bó lẹ́ni tó ti kọ̀ndẹ́ bó ní ó ṣe gbọ́gbọ́n kàí ìwọ̀n ohun ṣẹlẹ̀ torí ẹlòmí látara bá ń ṣe ń rìn wọ́n yẹn yóò ma wá mẹ́yẹn tó tọ́ bọ̀ àwọn kankan wà tí ò kó lára rẹ̀ so yóò ma wá ìmọ̀yẹn tó tọ́ yóò ma wá ìmọ̀yẹn tó tọ́ pẹ̀lú wọn bọ̀ àwọn kankan wà tí ò kó lára rẹ̀ so tó bá wọ́n wá ìmọ̀yẹn tó bá padà yá so gbogbo oríṣiríṣi àwọn nǹkan yóò ma wá dánwò afá lẹ́yìn náà so whereas ó níbi tó ti wọ́wà wọ́n ni innal khatara al-yawm adhimun jiddan ṣekọ̀ sán sọ pé abu danger yìí lónìí ó ní agbára gan naqul alhamdulillah so ẹwọ̀n kẹ àwọn olùmẹ́ jákàmù pátápátá nú tán bá fà lọ wọ́n tún ṣe kíni ó tún fà wá sẹ́yìn so wọ́n ni alhamdulillah a tún dúgbẹ́ fọ́lọ̀ náà ìdájúkọ ẹ̀sìn àwọn ọ̀dọ́ wọ́n ní wọ́n ní ìdájúkọ ẹ̀sìn wà ní dáhùn sọ́hwà kama yaqulun wọ́n ní ìbàbára ẹ̀sìn gẹ́mọ́ sí mọ́ sọ wọ́n ní walakin idha lam turshad hadhihi sọ́hwà ṣùgbọ́n tí wọ́n bá darí kílùkọ́ rẹ̀ ìdájúkọ ẹ̀sìn yìí tí wọ́n bá darí ẹ̀ wa wala budda min tarshidiha àyàn gbọ́dọ̀ direct rẹ̀ wa tashihiha àyàn gbọ́dọ̀ correct rẹ̀ wa tasqifiha bi dinillahi àyàn gbọ́dọ̀ mú dúó níbi ẹ̀sìn Ọlọ́run Ọba hatta takuna sahwatan ala basira yóò jẹ́ ìbàbàrà ẹ̀sìn tí ó wà lórí àgbọ́yé wa ala ilmin àti lórí ìmọ̀ wa fiqhin àti ìmọ̀ tó yẹ kóró wa illa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ fa inna hadhihi sahwa wọ́n ni ìdájúkọ ẹ̀sìn yóò sàtẹ̀dọ́rù musulmi yóò padà kó padà bá àwọn musulmi so in táwọn èèyàn ní bùkátà sí ni pé káwọn èèyàn máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀yàn kan gbọ́dọ̀ fáwọn èèyàn lẹ̀ so èèyàn gbọ́dọ̀ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn pé ah báyìí ni o báyìí ni o kódà hátà níwọ̀n báyìí nìkan kan gan ní tí a bá mọ̀ tí a bá ráwọn èèyàn tí a bá tún wá àwọn tí ni ẹwà àwọn ọ̀nà sọ́fì táwọn olùmọ̀ fún wa ẹ máa kọ́ àwọn èèyàn ẹ máa kọ́ àwọn èèyàn nímọ̀ so kódà kó já àwọn kéèkéé láwọn masájì yẹ mọ́kọ́ wọn so tí ìbára àwọn kéèkéé tí wọ́n kán bá rúkù tọrọ mọ̀ so yóò tún mọ́ kọ́ àwọn náà yóò mọ̀ darí wọn síbi dáadáa pé ah báyìí ni o báyìí ni o báyìí ni o báyìí ni o báyìí ni o báyìí ni o èyí ma rìn wọ́n èyí ma rìn wọ́n èyí ma rìn wọ́n ọlọ́run bá lè gbé jáde látara so eléyìí jẹ́ àbí wọn sì mẹ́sẹ̀ in lam yatanabbahu laha tí wọ́n bá tají sí wa yarshudu shababahum kásì tọ́ àwọn ọ̀dọ́ wọn sọ́nà wa ikhwanahum àtàwọn ma yawon fi dinillah wani walhamdulillah wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in so wani àwọn ti parí muqaddima sí sharhu tafẹ́ sí so wọ́n bí wọ́n láwọn abẹ́rẹ̀ kọ̀kẹ́ so lára àwọn nǹkan tó sì sàǹfàní ni pé kí ẹ máa ka àwọn ìbéèrè àwọn olùmọ̀ kò tó kí ẹ kàn wò pé ah, òun ti ka àwọn tíra fíkí o òun sì ti ka àwọn tíra àkídà ogbon tá bá gbé wá fún òun náà wọ́n so ìyẹn tún máa ń fatawa àwọn olùmọ̀ ok kí lóye tá fi máa ń kẹ́lẹ́lé tá fi fatawa fatawa imam ahmad ni fatawa imam malik ni fatawa al-imam shafi'i ni fatawa àwọn olùmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ma ń dà wánà rẹ̀ al-khallal abubakar al-khallal so tó kó àwọn su'ala àwọn ìbéèrè tàbí àwọn imam ahmad jọ so ta kíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbé látàyí láti ayáwọn sahaba ẹwọ al-imam al-qayyim tó kó àwọn fatawa àwọn sahaba tó kó wọn wá wọ́n tó kó àwọn fuqaha àwọn fuqaha méjèèje wọ́n kó wọn wá so wọ́n kọ́ àwọn orísìí nínú àìlàmùl wàqí'àìn wọ́n kó wọn wá so láwọn fatawa táwọn olùmọ̀ ṣe pé ẹ wo báwọn olùmọ̀ ṣe ń gífò fatawa so kíkàn sí pé èyàn kàn wò pé ah, àwọn ti ah, kíníkíní ah, àwọn ti kánà alámù náà ni kò pé méjì kò tọ́ so ara ọ̀ èyàn ma ń ṣàǹfààní nínú àwọn fatawa àwọn olùmọ̀ èyàn ma ń kagan so kódà nínú àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ máa kà lérò kéré ni ẹlùmí ma ń wò pé ah, òun ò ní àǹfàní sí àwọn òun àkó Majmu'ul Fatawa sílé kí lóun fẹ́ fi ṣe so kódà ẹwọ Ibn Taymiyyah ẹwọ àwọn ìbéèrè yẹn torí bí ìbéèrè ṣẹ́ rí ọ̀tọ̀ ní kéèyàn kọ̀ǹkà pé ókè tó bá tálà lábájá ní tó ṣe ní ò ọ̀tọ̀ ní kán wá béèrè níwájú fún tó ní ọ̀nà tí ó fi bá wájú yẹn mu ní ọ̀nà tí ó fi bá wájú tẹ́nitẹ́ni yẹ fi sàlàyé rẹ̀ mu so ìtẹ́sì ń pè ní faqih nìyẹn wọ́n ni su'alun hal hunaka farqun wọ́n ni sayàtọ̀ wà bayna nawaqidil islam láàrin àwọn kan tó ma ń ba islam jẹ́ wa nawaqidil wọ́n ní àwọn nǹkan tó ma ń ba Islam jẹ́ wọ́n ríhun náà ni àsọ̀híhìn bí ó lè jẹ́ àwọn nǹkan tó ṣúọ̀ pé ó ma ń ba Islam jẹ́ àbáwọn nǹkan tó ma ń ba Islam tó lálàáfíà jẹ́ òun náà ni hiya pẹ̀lú àlìsánù rẹ̀ faqat pẹ̀lú ahọ́n rẹ̀ lásán وهو المنافق وني إليه منافق كما قال تعالى فيهم جابنا وباس الصنقع وقوي ولقد قالوا كلمة الكفر وتسوا وراء كفري وكفروا بعد إسلامهم وتسوا كفري لن إسلامه وقال في المؤمنين وني رأى باس الصنقع ونقول لا تعتذروا قد كفرتم بعد إيمانكم نقول يا مواوي جاريو أتدي كفري لن إيماني so

kúfùrù wọn hàn yẹn islamu yẹn náà tẹ̀ tún wá ti fi wọ́lẹ̀ bàtà àwọn ilé mùmìnì ni wọ́n tẹ́lẹ̀ so lẹ́yìn ìgbà tí wọ́n sọ ó ṣe kíni ìmáni fi wọ́lẹ̀ ọ̀yẹ̀ tó wá pọ́sìbù kí ẹ̀rẹ́ni tó jẹ́ mùmìnì tí ó sì ní jẹ́ mùsùlùmí so pọ́sìbù kárí Abu Tahir so pọ́sìbù kárí ẹni tó jẹ́ mùmìnì mà kìí tó jẹ́ mọ̀mìnì sí èsẹ mùsùlùmí mọ̀mìnì tí ò kí ń ṣe mùsùlùmí ok so wá pọ́síbù káàrẹ́ ni tó jẹ́ mùsùlùmí tí ò kí ń ṣe mọ̀mìnì ok kí ló dé ó túmọ̀ pé ẹ̀yin náà ti ẹ ti bọ́ kóònú ìmán àbí ẹ sọ pé àwọn nǹkan kan wà tó lè ba ní ba ìsìlámù rẹ̀ ok bí kíni okay. Hmm? kò correct tí ẹ bá sọ pé ó bà ìmánì rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹgbà pé èyàn lè jẹ́ mùsùlùmí kó má jẹ́ kíni kó má jẹ́ mùmìnì tó bá ìpé ìtẹ́yàn gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ẹni tó jẹ́ mùmìnì torí pé gbogbo àwọn tẹ̀fìrìkọ́tì yẹn gbọ́dọ̀ sọ́ra gafa sẹ́rí àwọn tẹ̀fìrìkọ́tì náà lẹ́lùmí o mọ́ sí but in tán gbà lérò nípa rẹ̀ wàláyọ̀ tọ̀tọ̀ ni so mùmìnì tó bá ìpé ìtẹ́yàn gbà lérò ni pé mùmìnì o yes ẹni tó ṣe pé ah, ó pé àwọn nǹkan tí àwọn nǹkan tó jẹ́ torí pé a ní àwọn nǹkan tó jẹ́ usul ẹ̀sìn ọ̀yẹ́ aláwọn nǹkan tó jẹ́ kíni usul ẹ̀sìn so aláwọn nǹkan tó jẹ́ àkílọ́kọ̀ ìjẹ́ tahsinat ẹ̀sìn so aláwọn nǹkan tó jẹ́ kíni àwọn nǹkan tó máa ń jẹ́ mukammilat ẹ̀sìn so àwọn usul àwọn tahsinat àwọn mukammilat ọ̀yẹ́ mùmìnì lẹ́ni tó sì pé ó pé usul ó pé àwọn tàṣínàtì ó tún pé àwọn kíni ó tún pé àwọn mọ̀kànmìláti àwọn mọ̀kànmìláti ní pé ah, la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu so ẹ mùmìnì lẹ́n tó pé àwọn mọ̀kànmìláti àwọn kan tó máa jẹ́ kí imani pé òun tún pé yàtọ̀ sáwọn usul àwọn tàṣínàtì àwọn ó tún pé àwọn mọ̀kànmìláti so but musulmi musulmi ẹni tó ṣe pé ó pé kíni ó pé àwọn kíni àwọn usul àwọn asásẹ̀sìn ó lè máa mójútó àwọn tahsinat o lè mo mójútó àwọn kamilat so eléyìí ó díkù ní level so tó wáyé pé ìdí àgbà lérò nìyẹn mùmìní musulmi lè má jẹ́ mùmìní ọ̀yẹ́ so but tí wọ́n sọ pé imani ti lọ fún ara ọ̀ ọ̀yẹ́ so èyàn ní sọ pé kíni imani ti lọ fún èyàn ó sọ pé kamalu imani oye so ibi tí yíò ti bọ́rọ̀ Sheikh Fawzan yẹn nìyẹn oye so èyàn ó sọ pé kíni kamalu imani ni ó ṣe kíni ni ó ṣe kíni ni ó sí fún bọ̀ sí ṣe wà èyàn ó sà lábà rẹ̀ fún imanu pátápátá pé kìí ṣe kò ní imani ma ara èyàn ní sọ oye so èyàn ní ṣe kíni èyàn so eléyìí ni Ah, èyàn fi gbọ́ ọ̀rọ̀ Sheikh Sọ́lì Fawzan yìí dáadáa so ha kẹ́dà báwọn olùmọ́sí ma ń sọ ní wọ́n ni hal yu'dharu man jahila hadhihi an-nawaqib wọ́n ni tí wọ́n fún láwíjàre ẹni tó bá sáì mẹ̀kẹ́ nípa àwọn nǹkan tó lè ba Islam jẹ́ wọ́n ni al-jahlu yakhtalif ẹ ma gbọ́ àlàyé ìdádáwò Sheikh jahil wọ́n tó bá yẹ ẹni tó jẹ́ aláìmọ̀kan yẹn la yumkinuhu an yata'allam ẹgbẹ́ kò pọ́síbù fún kó wá ìmọ̀ fa innahu yu'dhar wọ́n yóò ṣe kíni yóò fún ní excuse gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé dìdẹ̀rin ni oye bẹ́ẹ̀ ń kọ o ma o oye Osman wà nínú gbó Thailand so ọlọ́run kan ní islamu padà yìí kan ni so bóyá bóyá wọn tí ọkọ̀ ojú omi wọn gẹ́ dànù náà pè sínú islam so ọkọ̀ ojú omi tàwọn iléhùn sì tún lọ tánbà ìtọ́ ó tún dáwà náà ni so irú ẹni bẹ́ẹ̀ kò rẹ kò sẹ́ni tí ó ṣe kíni tí ó kọ kò sí kìí sẹ́ni o tí wọ́n ẹgbọ́ ẹ̀yìn ló padà bọ̀ tí wọ́n sọ pé àánú òun láwíjàre lọ́dọ̀ ọlọ́run wọ́n ni hatta yajida man yu'allimuhu tí tí ó fi rẹ́yìn tí ó wà sí kíni tí ó kọ́ kalladhi ya'ishu fi bilad gẹ́bẹ̀ tó ṣe pé ń gbé ìlú munqati'a ìlú tó ṣe pé ó gé kó an biladil muslimin kó lọ́dọ̀ àwọn musulmi so ma fiha illa kuffar kò sẹ́ni kankan bẹ́ẹ̀ àfàwọn kèfèrí fa hadha yu'dharu wọ́n ni gbá Iceland ìgbà Iceland ní gbé Thailand gbé àwọn nú bí tí mùsùlùmí lè má fẹ́ sí so bóyọ́ kan tán rẹ́díò lójọ́ kan ó kàn gbọ́ ó kàn gbọ́ network rẹ́díò wọn sì tún mú kìíní wọn lọ́gbọ́n oye so ó sì gba Islam látara rẹ̀ ah, ọlọ́wọ̀n ọba ọba ọba tó ga nífà ọlọ́wọ̀n ọba ọba tó tóbi gan ni so àìmọye lómi tó bá ń sọ tẹ́lómi bá ń sọ bó ṣe gba Islam bá ah, so <laughs> so wọ́n ni fahada yu'dar bil jahl wọ́n ni rẹ̀ ní báyìí wọ́n fún láfíjà da àìmọ̀kan wa amma alladhi ya'ishu bayna al-muslimin ẹ̀rẹ́ ìtí ń sẹ̀mí láàrin àwọn musulmi e pé láàrin àdúgbò rẹ̀ gan mọ́sálásí márùn síra wọn ni kò lè tí ìrìn kílòkọ 100 mítà mọ́sálásí márùn síra wọn ni wọ́n ni wa amma alladhi ya'ishu bayna al-muslimin wa fi biladi al musulmi wa yasma'u al-Qur'an ó tún wá ń gbọ́ kíkà al-Qur'an wọ́n ni wa yasma'u al-ahadith ó tún gbọ́ hadith ọdún àtà Shaykh Saalih Fawzān mawqifu tí wọ́n náà ni pé kíyàn gbọ́ Qur'an nìkan ò tó ọ̀yẹ́ so ní pé a sì sọ Qur'an kalẹ̀ fún ọ kó o bá fi lè kìlọ̀ pẹ̀lú rẹ̀ àti gbogbo ẹni tí kùránì bá ti dọ́dọ̀ rẹ̀ wà mẹ́ bárago so ẹni tí kùránì bá ti tẹ́kí tó bá ti dọ́dọ̀ rẹ̀ so àwọn olùmọ́mú látara àyẹ́ pé gbogbo ẹni tó bá ti gbọ́ kùránì pẹ̀lọ à kùránì faqad qamatil hujjatu alayhi Jamia Islamiyya ń kódà tí ń bá ṣe mistake bóyá Maghrawi gan bóyá ló padà bóyá ní Maghrawi so wọ́n ma ń sọ mọ̀ná pọ́ṣẹ́ àtà ah Sheikh Muqbil náà sọ ti Maghrawi bẹ́ẹ̀ni bọ̀ Sheikh Al-Albani náà ma ń sọ mọ̀ná pọ́ṣẹ́ àtàwọn ní pẹ̀lú àwọn nígbàtàwọn tí wọ́n tíṣì ní Jami'a Islamiyya pẹ̀lú àwọn afáfẹ́ bóò lẹ́sì sọ pẹ́ni tó bá ti gbọ́ Kùránì lásán ti ṣe kíni ẹ̀rí ti dúró lórí kódà wọn ṣéèkà lọ́rán tí wọ́n sọ pé kódà hátà àwọn lárúbáwá mi gan lónìí ẹsẹ̀ tún nílì láti kíni láti tún sàlàyé kùránì fún wọn a ń bèèrè tàṣẹ́ ní tí èsè kíni tí èsè lárúbáwá oye ṣéèkù islam ibi tèmi àwọn náà fà sọ́lá ọ̀rọ̀ ìdàdà wọ́n sàlàyé rẹ̀ gan inú majmu'ul fatawa wọn so tàkíkù ọ̀rọ̀ náà ni pé tẹ́yìn ò bá gbọ́n tó ń sọ yìí ah ọlọ́wọ́ bèé kà láfáyàn pẹ̀lú nǹkan tí ẹ̀ ò bá ní kàbáwọ̀ ẹ̀hújá ò tí ìdólé lórí bọ̀ tó bá gbọ́n nǹkan tó ń sọ yìí tí wọ́n sọ so àyí tí wọ́n sọ ní tó wá gbọ́ yé pé tí wọ́n sọ ní so hujja ti dole lórí o wọ́n ni wa yasma'u al-ahadith ẹni tí ń gbọ́ àwọn ahadith wa kalamu ahli al-ilm ń gbọ́ so eléyìí ò láwíjàre pé ah, àwọn ìyá aláta ń kọ́ hmm. bóòlọ́nà ó ṣe sọ̀rọ̀ wọn ń tata ní wọ́n sì máa wé nǹkan mọ́ra so gbogbo oríṣìíríṣìí àwọn kan máa pé sí àwọn náà ó láwújáre àmàkání kí wá ní túnmọ̀ ìsìláàmù tí wọ́n ń ṣe in tí bẹ́zíkì in tó jẹ́ bẹ́zíkì tọ́lọ́wọ́ bá rí kwáyà jù lọ́dọ̀ wa náà ni pé ká sọ pé kíni ká sọ pé la ilaha illallah so kí wá ní ìtúnmọ̀ la ilaha illallah kìí sí pé ká sọ nìkan ká gbà in tó jẹ́ basic tọ́lọ́wọ́ bá rí kwáyà lọ́wọ́ wá ní ẹwọ̀ àwọn ilé yóò ṣe in tó jẹ́ basic na, wọn ò gbà pé kò sí ìkẹ̀kẹ́ tó tọ́ sí ìjọsìn àìfọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo so kò sí ọdún fún wọn irú nǹkan tó jẹ́ basic jìtẹ́ fi ń jẹ́ mùsùlùmí jù nínà so ibá àwọn tí a bá mọ̀ bẹ́ẹ̀ yíò ràn basic jù ní in basic in tí ẹ̀ ń gbúrọ̀ jẹ́ mùsùlùmí náà wọ́n so in ti sheikh mohamed abdul wahab sọ nìyẹn pé ah ta fi kọ́ tíra tafsir kalimatu tawhid ta fi ma ń sọ̀rọ̀ kalimatu tawhid bí ọ̀rọ̀ pé ah bó ní èyàn sì jẹ́ mùsùlùmí láì ma ìtumọ̀ eh, gbólóhùn la ilaha illallah in ti basic in tó jẹ́ basic jù tọ́lọ́wọ́ bá require lọ́dọ̀ rẹ̀ yẹn so bó ní in tó jẹ́ basic jù tọ́lọ́wọ́ bá require lọ́dọ̀ yẹn bó ní ó sì sí pé yíò má ó dẹ̀ fẹ́ jẹ́ mùsùlùmí ìtúmọ̀ ní pé a má sorokún pẹ̀lú ọlọ́run ọba ẹ máa wọn kí ẹ máa wà wò sí o àwọn náà mọ̀ àwọn náà mọ̀ torí gbogbo má sorogún iná làwọn náà máa ń sọ ọba tí ò lórogún sòkúrà ẹlòmí fi kọ ní tata ní àfáà yẹ́lò lẹ́fẹ́ ó tún fọ́ ní sí pé èyí tí ò lórogún ọyé so bọ̀ síbẹ̀síbẹ̀ náà so ma wé ma lọ́ nǹkan ma sọ́bù gbogbo ẹ̀ mára so eléyìí ọzọ̀rọ̀ ìjáhìlúwọ́ so eléyìí ọzọ̀rọ̀ ìjáhìlúwọ́ kódà Sheikh Saalih Al Fawzān gan ló sọ pé ọzọ̀rọ̀ ìjáhìlúwọ́ so ó yẹ ká mẹ́na so kódà èyí tí Sheikh Saalih Al Fawzān gẹ́ tí wọ́n dákọ àwọn tí wọ́n ò dákàmà táwọn kan àwọn tó jáàrù náà ni so wọ́n ni fahadha la yu'dhalu bil jahl eléyìí ò láwùjáre àìmọ̀kan li'annahu balaghathu al-hujja torí pé ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ wọ́n ní walakinnahu la yahtamma biha ṣùgbọ́n kò kákún bal qad yaqul kódà wọ́n lè sọ pé hadha dinul wàhábíyà ẹ̀sìn àwọn wàhábíyà rere òun kákún wò pé ẹ̀sìn àwọn àbí àwọn sálàfíhùn ni wọ́n ní assalamu alaikum oye àwòdínà ahìlì nájìdì ó túnmọ̀ pé in tó bá nínú àwọn takọ̀ lead àwọn takọ̀ kódà gbóòlùn tí mo tún sọ yìí sẹ́kùn rìn nígbàdọ̀ àbìnà sọ pé àwọn takọ̀ lead àbá pé àwọn ìtẹ̀lé àwọn bàbá èyàn ní fún aláwìjáre o tó ní kí Ọlọ́run bá sọ Ọlọ́run bá bó ti ṣe pé wọ́n lọ́wọ́ àwọn àwọn lẹ́rí yẹn ọlọ́wọ́ bó fún wọn so wọ́n ni tawhid wọ́n ni najd ẹ̀sì àwọn ará najd yìí jari fulan àwọn kìíní àwọn àwọn bàbá rọ̀bí ah, bà إنه دين ابن عبد الوهاب بيهسين ابن عبد الوهاب مع أنه دين الرسول بيهسين وجيسي الله بني وابن عبد الوهاب ابن عبد الوهاب لم يأتي بشيء قمون كتتوا وإنما دعا إلى دين الرسول أقول بيهسين وجيسي الله بني ونسب الدين إليه أما في فيهسين تسودوا ودوري وقالوا هذا دين الوهابية بعمل يسمى سنية so sí àwọn pé tán bá fi ti sọ́dà nẹ́bì àwọn náà pàwọn ọlọ́ngì tó wọ́n ní fi ti sọ́dà nẹ́bì kódà wọ́n tún in tó tún ṣe yìí wọ́n tún fẹ̀sùn kan Sheikh Muhammad bin Abdul Wahab pẹ̀lú àdádálẹ̀ so tó pé tán bá ti gbẹ̀yẹn pé pé à ẹ̀sìn Wahhabiyya ó túnmọ̀ pé ẹ̀sìn tó gẹ́gẹ́ mú wọn fúnra rẹ̀ wọ́n ni hadha dinu ibn Abdul Wahhab aw yaquluna hadha dinu al-khawarij ẹ̀sìn àwọn Boko Haram àwọn Boko Haram wọ́n ti wọ̀ lọ ní ẹ̀yìn wọn báyà kòtòkòtò fẹ́ntẹ́fẹ́ntẹ́ so gbogbo àwọn kaba iná wọn so wọ́n ni yusammuna al-muwahhidina khawarij wọ́n pè àwọn tí wọ́n mọ́lọ̀ balẹ̀ ọ̀kan ṣoṣo ní khawarij so àbí nílẹ̀ Ìgbò gbogbo musulmi náà ni Boko Haram àwọn Boko Haram ah, go to that Boko Haram side o bá fẹ́ rà lọ sọ́dọ̀ àwọn Boko Haram bẹ̀rùn so wọ́n ni ahawulahi yu'dharuna bil jahl sáwọn ẹni yìí sí wọ́n fún wọn láwùjáre àìmọ̀kẹ́ni ahawulahi mukabirun àwọn ẹni yóò olùgbéraga ni wọ́n la yu'zaruna bil jahl wọn ò ní fún aláwọ̀ jàrí àìmọ̀kan ẹ̀fàwọn ya látàlẹ̀ ọ̀tọ̀mọ̀ lọ́lọ́wọ́ sọ́rọ̀ tí wọ́n gbogbo àwọn gaba iná ma ń sọ fa ọ̀tọ̀ lọ́lọ́wọ́ yanjú ọ̀rọ̀ tàwọn eléyìn ẹ ma wò pé ṣe àìndakùn mi àìndà rahmani ahda ẹ ládéhùn kan lọ́dọ̀ ọlọ́ọ̀bá àbí ó ti níbi ọ̀tọ̀ lọ́lọ́run yanjú ọ̀rọ̀ àwọn yàrá dába tó gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n kà máa fi tẹ́mbẹ́lẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n fi máa fa àwọn ẹ̀lẹ́mì balẹ̀ lórí aburú tán ṣe ok àti ẹ̀wà gbọ́ pé ò fẹ́ ò fẹ́ kò bò wọ́n pé à ah, ń lẹ́dàn dání gbogbo tẹ́ ṣe yóò tí kò yẹ kéèyàn kọ́ correct wọn àwọn ìyá látà ẹ má wégùn mọ́ ilé mọ́ ẹ má wé oògùn mọ́ sọ́ọ̀bù mọ́ ẹ má wégùn mọ́ mọ́ yí lára mọ́ ẹbọ ni o gbogbo àwọn kan báyẹn so ọlọ́run ó sì ṣàánú àwọn torí tí ẹlá burú ẹni tí ń sa burú àwọn náà mọ̀ bá burú làwọn ṣe náà tẹ́lẹ̀ èyí tí wọ́n fi lè gbé ìhàn ní ẹ ayọ̀dọ́lọ́ àfáàkan ẹ̀yìn náà mọ́kọ́ àárín òru wọ́n jí ọmọ tí wọ́n wà bọ́ sọ́lọ́sàn nígbà tó gbogbo àwọn èèyàn wà ń bẹ̀ ni ayọ̀dọ́lọ́ àfáàkan ní àárín òru náà ni àṣejì àbí <laughs> àmínú dìde dìde ayọ̀dọ́lọ́ àfáàkan àfáàlájò kan láàrin bá di ìrọ̀lẹ́ agbéra torí bí aago méjìlá látò díbẹ̀ inú gbólẹ̀rú àwọn afá bẹ́ẹ̀ mọ́ ń gbé so torí ogun ogun làwọn fi ń sẹ̀mí so ẹbọ so wọ́n ni man fa'ala naqidan min nawaqid islam so ilé jẹ́ nípa irú nǹkan báyìí wọ́n ni ẹni tó bá ṣe ìbẹ̀sìnjẹ́ kan nínú àwọn nǹkan tí ma ń bá islam jẹ́ thumma taab lẹ́yìn náà wá túbá ba'da dhalik lẹ́yìn náà hal lahu tawba so ní tawba Naam, of course bẹ́ẹ̀ ni. Idha taba taba Allahu alayhi. Tó bá túbá ọlọ́wọ́ bó yóò gbà tútúbá rẹ̀. Allahu yaqbalu tawba. Ọlọ́wọ́ bá máa ń gba ìtútúbá. So kódà yẹn ma fi àwọn ẹrú ọlọ́wọ́ ọba lẹ́mìí pé So sọ̀bọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yíò wà máa dẹ́rùbà èyàn ní sọ títà ọ̀bà mọ̀ so e, eléyìí e, e, hakọ ọlọ́wọ̀n bá ní tọ́lọ́wọ̀n bó sì fẹ́ yí kẹ́yàn kọfẹ́ ní kankan wọ́n ni yaqbalu tawbata mi ó wá sí ní láàánú gan pé kọ́lá àwọn kọwárí jayé sí àwọn èyàn ó tún bá ń bí nǹkan wọ́n sì tún ma fi kàn wọ́n èyàn ó tún bá ń bí ẹbọ wọ́n sì tún ma fi kàn wọ́n ah, ó wá ó sẹ̀ wá dé sí wọ́n ń sọ pé àwọn òsì lórí súnnà ṣe kiri yóò kiri yóò ní tó gbogbo àwọn ọ̀rọ̀ ìtẹ́ńbẹ́lẹ̀ òdodo sáwọn west àwọn west lẹ́ máa gbọ́ wọ́n ní wọ́n ti ka ìwé àwọn ìbọ́nsì pé english ló fi ń wá mẹ́sìn gbogbo àwọn tó ṣe pé pastor ní ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wọ́n ṣe pásítọ̀ àwọn kèfèrí ni wọ́n kọ́lẹ̀ ibẹ̀ ilẹ̀ lómi òtútù máa kàfàrà wọn gan ìsáàmù tẹ́lómi gan ṣe ń bẹ̀ gan ìsọ́nà sáàmì gan sáwọn wọ́n ní láwọn èbó pé kèfèrí ni wọ́n tẹ́lẹ̀ wọ́n láwọn ló ń gbọ́ ló ń plé pẹ̀lú wẹ́mplé ẹlùmí ò tún ní gba kò ní gba ìtútúbà wọn wọ́n ni minal murtaddin wọ́n ni yaqbalu tawbata min jami'il mudhnibin gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́lọ́wọ́ bá ma ń gba ìtúbà wọn minal murtaddin inú àwọn tán fẹ́ sílẹ̀ wa ghayrihim àtàwọn míì náà wọ́n ni qala subhanahu wọ́n ni ọlọ́wọ́ bá sọ wà ámìlà salihan ó tún wá ṣe dáadáa thumma ihtada ó wá ṣe kíni ó wá mẹ́nà ẹwọ àwọn mẹ́jẹ̀mú yìí so wà inni ẹlùmí fẹ́ túbá kó tún dọ̀gá lórí yanu ni bóyá pásítọ̀ túbá lónìí ìgbà tí ó fi dọ̀lá wọ́n ti yàn ní mọ́mù mú ifá tí àti rọ́bìn fálákìbì rọ́bìn náà ẹ̀yin náà lẹ́yìn ma kírun fáwọn jẹmọ́ ẹnìkan gbọdọ̀ bá yín jà sí ẹ̀sí ọlọ́run bá lẹ́sọ́ di ipò bá ìtorí ọlọ́run bá pásọ̀ yìí sẹ́ túbá láàrin rẹ̀ bọ̀t òun náà láni kó mọ́ kírun fáwọn jẹmọ́ ibẹ̀ lóun ti máa sì wọ́n lọ́nà ní ọmọ ẹgbẹ́ tó wù so <laughs>

wọ́n ti rọ́sọ́kùn lọ kí nípa organization tó organization organization tí a ń gbọ́dọ̀ ní pé organization náà ni pé organization so ẹ wá papọ̀ ẹ wá sọ nǹkan ló kọ̀ọ̀kan so ẹ wá ń ṣe kíni ẹwọ́n ṣe dáwà lábẹ́ẹ̀rẹ̀ so Sheikh Rabi kọ Sheikh Rabi kọ so wọ́n yẹ̀ ṣe máa lókọ kí ẹ máa lókọ masjid na tẹbá ní masjid ẹ máa lókọ rẹ̀ tẹbá ní masjid ẹ máa lókọ masjid yí kẹma dáyíma pẹ̀lú masalasi yí èwo ni organization tí wọ́n tún wá máa padà ní branch pé branch so kí ní ka branch ara so Sheikh Rabi kọ gan but bí ìyá ìtòrọ̀ jama'atu ansoru sunna sọ́dí àtàrù àtàrù islam gbogbo àwọn kama yẹn so kí ló kọ́ rẹ̀ gbogbo olú àwọn irú àwọn kama kíyàn sáà dá ẹgbẹ́lẹ̀ kíyàn dá ẹgbẹ́lẹ̀ ha kíyàn sí dáwà lórí sí dáwà ní mọ́sálásí sí dáwà lórí kíní kò ní ìgbẹ́yàn dẹ́gbẹ́lẹ̀ ọdún àwọn olùmọ̀mí sọ pé tí ò bá ti ní àwọn tírètì hizbiyya nù kò sí kàkà tó sí

kò sí ẹgbẹ́ kankan kò sí pé wípé àwọn mẹ́mbà <laughs> àbọ́sì àwọn aláburú wọ́n wọ́pọ̀ láti dá nọ́tí wọ́n láti fi sábẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ọmọ gini so kò sí bẹ́yàn ṣe fẹ́ fọ́lá rẹ̀ mọ́lọ́dọ̀ àwọn ẹni ànà so bó ṣe jẹ́ ni wallahu a'lam naam so tí ó island tó ń gbé jẹ́ pé kò rí ẹni tó máa bá sọ dúró. tó bá jẹ́ ẹni báyìí ẹ̀ẹ̀kan tó gbọ́ bíi rédíò ó wá ní wàá gbẹ̀ tí wọ́n á kà wá bẹ̀. tó bá jẹ́ oníbídà kan wá báyìí ó wá kó ìlú jùlọ ẹ̀mọ́ wípé òṣìkò ìfẹ́ mọ̀ kí ẹ̀ wá lọ padà. tí ẹni tó wà ní island yẹn tó bá kọ̀ tínú ìṣòro ẹni tí ó ṣì lọ́nà ni ó gbé wízúrò rẹ̀ lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ ọ̀yẹ́ ẹni tó ṣì lọ́nà tí ó sì rọ́nà fi ma òdodo òun ni ó gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ lójọ́ ọ̀gbẹ́ndẹ̀ so torí kò rọ́ opportunity láti mà kódà irú nǹkan tí àfá bẹ̀rẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ sí àwọn bòmí táwọn tẹ̀blígì ma ń wọ̀ lọ́nú orílẹ̀ ọlọ́wọ̀n so ó ṣẹlẹ̀ ń bẹ̀ dáadáa so tó yí pé àwọn nú gíjù so irú dáwà tán ma ń ṣe fún wọn so tí wọ́n ma bọ àwọn mọ̀ṣá àwọn àwáwùlìyà so wọ́n ma bọ wọn so ó wá ṣẹlẹ̀ pé táwọn afásúnà bá wá dé àwọn àyè yìí tánbá fẹ́ wá sí kíní àwọn ò wọn ò dákẹkẹ wọn kẹ máa wọ́n pé ah, so tánbá ti ṣàlàyé fún wọn wọ́n sì gbọ́ wọ́n gbọ́ pé ah, ẹ̀sìn ah, ẹ̀sìn ó kọ́lá irú nǹkan báyìí na ti ṣẹlẹ̀ sí so wọ́n láwọn Madina àwọn wá rí ẹnìkan tó kàn pé nǹkan pé bóyá bádáwí àbí nǹkan náà àwọn tán bọ̀ láfíríkà náà so nígbà tó ń pè tó ń pè wọ́n ní àwọn sàdé kó owó èyí tí ó wítá àwọn wá pè pé mẹ́làmù ah ní pé ẹbọ ni ẹbọ ní tẹ́ ń ṣe yìí wọ́n sáà wá sálàyé fún ìdítọ́nà ọba fi dá ogbó ẹ̀ oníṣẹ́ o nípò wọn ó gbọ́rú dáwà tẹ́yìn sọ yìí ọjọ́ tó wọ́n sẹ gbọ́rí láyé wọn ẹwọ̀n gan wọ́n ti gẹ́ àwọn kó mi òdodo gan ṣọ́ṣẹ́ sọ pé ó ti ṣẹlẹ̀ sáwọn níbẹ̀ tó jẹ́wọ́ pé àwọn ò gbọ́ pé ọlọ́ọ̀bà kan èyí tí yẹn fi gbọ́dọ̀ máa tan dáwà ká ní ẹ kí ẹ máa tan dáwà ta kí ẹ máa tan dáwà ta kí ẹ máa kúnnù bọ̀ pẹ̀lú mẹ́ àti kí ẹ máa sọ́n tí ó mẹ́ so kí ẹ máa tan ká kí ẹ máa tan ká títí dá burú ò bàjẹ́ torí tí ṣe ìtọ́nù fẹ́ nìyẹn so tó bá jẹ́ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹn òun yóò gbé so ẹni tó ń wá ń ṣe ìbàjẹ́ yẹn tó so in tó bá wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹjọ́ rẹ̀ dá oye so ní tó bá wọ ọlọ́wọ́ bá Allahu alamu bi amrihi so ọlọ́wọ́ bá lè foríjì so ọlọ́wọ́ bá lè foríjì látara ìmọ̀kan so ní tó wà ń bẹ́ ni so wọ́n tó zọ́kùn lọ́kùn ẹ̀hẹ́n àwọn tahsinati ni àwọn nǹkan tó ṣe pé ó ní ṣe pẹ̀lú usul but ó kẹ ma ń complete usul ni kì í sí kóhùn gangan tí tó bá kò lára usul kò ní sí kankan tí ó ṣe lápẹẹrẹ ń sì bí siwak nínú àwọn tahsinati ẹ̀sìn ni àwọn tahsinati wudu ni oye ó ní kankan ṣe pẹ̀lú wudu but mukamilat gangan ni pé látòkè gangan fúnra rẹ̀ kó fi pé ẹ̀sìn yẹn ni ah, اسنيني يعني يكوي سبوسي جاني يعني، والله عالم سبحانك الحمدك شر الله اله إلا أنت أستكرك وأتوب إليك وأنت وزاكم الله خير